adúpẹ́ fún ọlọ́run ọba ọba Allah adúpẹ́ ní ẹ̀kan sí àwa parí ọpẹ́ wa pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ní ìrọ̀lẹ́ ẹ rí pé àwọn afáwa tí wọ́n ṣe atọ́kùn ètò yìí wọ́n ní ọ̀tọ̀ ní topic tí a fẹ́ sí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n láàyè kọ̀ọ̀kan ló lọ́rọ̀ tá ń sọ àsìkò kọ̀ọ̀kan ló ní ọ̀rọ̀ tá ń níbẹ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan ló ní ọ̀rọ̀ tí wọ́n máa sọ tọ́pìkì tó wà ńlẹ̀ ọ̀dá ṣùgbọ́n sẹ́sìkò lè ṣùgbọ́n lọ́dọ̀ àwọn lágbàáyà a wà ní mọ́rálẹ̀ ní Ramadan tẹ́lẹ̀ àwọn àfáwà mírù náà wà ń bí lẹ́kọ́ yìí kò sí méjì máa ṣe preparation for Ramadan àbánlẹ̀ yìí pé mi ọba máa sọ pé wọ́n fẹ́ wóṣù lọ káwàá kọ́yàn lẹ́kọ́ Ramadan náà ń bọ̀ bó láti prepare lẹ́dẹ̀ Ramadan nínú àwọn nǹkan tọ́lọ ní àwátá jí ọ̀dọ́ yìí gbé kalẹ̀ níjọ́ náà ni Ramadan seminar káàkiri káàkiri káàkiri tó wá di gbogbo ayé wá gbà lẹ́ni lọ́jọ́ náà lọ́dún Ramadan bá ń ni tergibat ìṣẹ́ lójú kòkòrò sí oṣù Ramadan bó mùsùn sí àwọn àríhàká alìfikíyà alìmùtàlẹ́kọ̀ bìdíkù síyà jọ́nà lọ́wà ma sọ fún wa àwọn ìdájọ́ ẹ̀sìn ìdájọ́ fíkíù tó rọ̀pọ̀ máa wẹ̀ bó láásẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ kí láàrí dàbí bẹ̀rẹ̀ àwẹ̀ bó láásẹ́ dàníyàn bó láásẹ́ jẹ sàárì bó láásẹ́ sínú bóò láti ṣe tàràwí bóò láti kálùkù wá ní Ramadan àwọn askar àwọn àrántí ọlọ́mbù láṣe ṣe àdábù siam kí làwọn ẹ̀kọ́ yáyì dáa fi bá àwẹ̀ lò lẹ́yìn náà kí ni àwọn nǹkan tó bá àwẹ̀ jẹ́ kí làwọn nǹkan tí aláwẹ̀ ò gbọ́dọ̀ ṣe kí ni àwọn nǹkan tó bá láwẹ̀ bá ṣe bá àwẹ̀ jẹ́ ọ̀rọ̀ itikaf a sọ níbẹ̀ ọ̀rọ̀ zakatul fitiri a sọ níbẹ̀ ọ̀rọ̀ idul fitiri a sọ níbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ Laylatul Qadri a sọ níbẹ̀ àti àwọn àdájọ́ tó rùpọ̀ ma àti àwọn ẹ̀kọ́ tó rùpọ̀ ma ṣùgbọ́n kò ní focus wọ́n bá sọ pé proper eh, eh, election tí wọ́n bá sọ pé good governance <laughs> good governance wọ́n láà fẹ́ mọ́lá dẹ̀rọ̀ ní good governance child upbringing gbogbo yẹn ò ní bá tẹ́gbẹ̀ Ramadan tó di yé a fẹ́ pìpẹ́ àwọn ìyànlẹ́fẹ́ Ramadan ṣùgbọ́n tọ́pìkì mi dè ní وقفاتم تربوية ما شهر شعبان والاستعداد لشهر رمضان المبارك وقفاتم تربوية ما شهر شعبان والاستعداد لشهر رمضان المبارك إذا كنت وقفة ونكي dúó كو يسين كان a fẹ́ wòye sáwọn kankan ní oṣù ṣàbán ní àwọn àwòye sí ìtẹ̀kọ́ tí ìmọ̀ lẹ́yìn náà bó láásí múra lẹ́dì Ramadan ilé ni àwọn agbègbè tí a fẹ́ sọ̀rọ̀ lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní o náà ni a máa àwọn nǹkan wọ̀nyí ó sì nípìlẹ̀ bí ọ bá sí ṣàbán a lè rí Ramadan anábi Muhammad ó línkẹ mara wọn ni Abu Hurairah rọ́dí alátàlá ni olùgbọ́ta ni sọ wípé hasu ìlàlá ṣàbán Ramadan anábi ní ẹkàunká ṣàbán kẹ́ẹ̀lì bá fi rí Ramadan yí mú ṣàbáǹdí mẹ́ta lé ní ó fi gbọ́jọ́ jímà ní ọjọ́ àkọ́kọ́ anábìnrin kaka ṣàbáànù dáadáa ká lè fi mú wa ẹ̀rí nínú súrọ́tù tọ́ọ́bà àwọn ayé àti mọ̀ ń sọ ìká máa kọ́lẹ̀ súrọ́tù tọ́ọ́bà 1 chapter 9 verse 36 ọlọ́ni na ìndàdà اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك دين القيم ọlọ́run bá ní dádájú yóò nǹkan oṣù tí ń bẹ lọ́dún ọlọ́run méjìlá ní oṣù ìsìnrẹ́ ọwà ní ọdún ti dá sánmà àti ilẹ̀ ìjọ́ ti dá mẹ́rin tó jó sú kem kẹ́ fi àwọn oṣù yìí lògbésí ayé yín ìyẹn náà ni ẹ̀sẹ̀sìn fi rinlẹ̀ oṣù ní òkà tó ní àlàáfíà jùlọ tàbí Sūratu wọ́n ma bèèrè ànábì léèrè nípa ìlétésù tí máa lé sánmà hold sọfán iya mawaqitu linnasi wala hajj agbékalẹ̀ kí àwọn èèyàn máa fi ka òǹkà kí a máa fi so òǹkà gbésí ayé wọn àgàgà àsìkò hajj tó wọ́n wípé oṣù ọ̀run lọ́n gbékalẹ̀ bá láti máa fi so òǹkà ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé mùsùlùmí tó bá fẹ́ kẹsẹ̀ járí òǹkà rẹ̀ lórí gbogbo nǹkan òṣòjú ọ̀nà mo fẹ́ ṣòwò mo fẹ́ dìtẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ business ojú ọ̀nà ọkọ kú ọ̀sẹ̀ ojú oṣù máa ọ̀run a fẹ́ kọ ọjọ́ bí wa sílẹ̀ ọ̀run a ní àdéhùn pẹ̀lú ẹnìkan a fẹ́ ṣe agreement oṣù ọ̀run àkọ́kọ́ nù ṣàbánà wá jẹ́ kan ọ̀run òun kẹjọ òun ló wà nípò August lọ́dọ̀ wọn lọ́dọ̀ àmùsùlùmí Ramadan àkọ́kọ́ ẹ̀kọ́ ọmọbẹ̀ náà ni ká mọ pàtàkì ẹ̀ mọ̀kán hadasha ipò tí ó sì wà Aisha rọ́jẹ́ alátàlá ní àtọ́jẹ́ ìyàwó àni Muhammad ó ní ànábì máa ń dààmú ní dààmú tí máa ń pọ̀ tí kìí dààmú bẹ́ẹ̀ rọ àwọn oṣù lókù tí máa ń dààmú lóṣù Ṣàbán kó lè bá fi gba Ramadan nábí ọmọ lọ òkè yọ ma lọ yọ ma bọ̀ tó gbé dáa bá ti ti ṣàbánù mú asọ̀mọ̀dánà mú ẹ̀kọ́nù ìrẹ́ musulmi náà ló gbé ń gbà mú bèèrè ọ̀pọ̀lọpọ̀ wa tàà lè dáhùn pé ṣàbánù di mẹ́ta lénì tọ́bá wá ká lọ títí ẹ̀rí tó bá di April 1st tó bá lọ wo ojú kàlẹ́ndà rẹ ọjọ́ jima ní láti jẹ́ friday ní láti jẹ́ ọjọ́ yẹn ni 29 of shaban inú àdísì tó wá látọ̀dọ̀ abúlẹ́bùn umar òjò alátàlá ni umar tọ́lọ́rọ̀ àwọn afáà náà anábì sọ wípé ìnáma yawman ó ní ọjọ́ mọ́kàndín ní ọgbọ̀n ní jẹ́ oṣù fàlàtà súnmú ẹgbọ́ ọ̀bẹ̀rẹ̀ àwẹ́ o hátàtàrà òhù tẹ́fìrí wọ́lá tùtírù ẹgbọ́ ọ̀sọ̀pẹ́ ẹgbà àwẹ̀ mọ́ o hátàtàrà òhù tẹ́fìrí fẹ̀ngún màálẹ́kún tẹ́ẹ̀bà wá bákùnrin ẹka òǹkà kó pé ọgbọ̀n àwòkà máa kọ́lọ sallallahu alaihi wasallam a bá àdínú àwọn ìwé àdídò lálàáfíà Ànábì kọ́ alẹ́kọ̀ọ́ mẹ́yẹn ẹ̀kọ́ àkọ́kọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí ó sojú ọ̀run olóǹkà 29 or 30 ó sojú ọ̀run ti jẹ́ 28 kò sójú ojú ọjẹ́ 31 ẹ̀kọ́ àkọ́kọ́ nù tọ́ ipé ń gba bá ti mọ̀gbà tó sù ojú ọ̀run kan lé a mọ̀gbà táà omi tọ́dí 29 lálọ́wọ́ sánmà tàbà ti wá rí akọ́kà tí ó pè nìyẹn ṣàbán láwọ́ aká tàbí ní Ramadan mú tàbá ti sí ṣàbánù ká a ṣàmùdánà mú wọ́n wà wo sánmà ní Friday 1st of April tí a bá jẹ lè rọ́sù ọjọ́ sátidé tí í ṣe 2 of April a jẹ 1st of Ramadan tí wọ́n bá rọ́sù tí a bá kà bá pé ọgbọ̀n Sunday 3rd of April a jẹ 1st of Ramadan ẹ̀kọ́ àkọ́kọ́ lé nínú dìmú o má jẹ́ kí ariwo kankan gbà lọ́wọ́ ẹ̀ bó láàṣẹ wá máa wípé ọ́rọ̀sù ilé ẹ̀kọ́ kan tó ní mo kọ́ wa lé ní a mọ́ ní jẹ́ ní àjíhàtò rọ̀smíyà almọ̀súkọ̀ ibi táà ti gba oṣù ibi tá a ti gba oṣù tọkàn balẹ̀ sí kése èyàn máa gba oṣù lọ́dọ̀ everybody ní àwọn ìlú Lárúbáwá bí Saudi Arabia tí a ti mójútó ẹ̀sìn bí Sudan bí Egypt Kuwait bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń fi tì sí ọ̀dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n máa ń ní darul ifta aw lajnat fatwa aw hadu kibarul ulama wọ́n ní àwọn ìgbìmọ̀ àwọn àfáà tí a ń sojú ẹ̀sìn àwọn tí a bá rí oṣù yẹ àwọn àfáà yẹn ni wọ́n fún ní information àwọn àfáà wá sọ fún olórí ìlú yẹn ẹ̀mbó lórí sí mùsùlùmí ni ó jẹ́ tó lè kéde wọ́n kéde official announcement fún gbogbo ìlú yẹn gbogbo ìlú orílẹ̀-èdè ayíyọ apá kan lẹ̀ àti north àti south àti east àti west kéde kan náà ni tí a bá kéde ní Saudi àwọn jẹ́mbẹ̀ Riyadh àwọn jẹ́mbẹ̀ Madina àwọn jẹ́mbẹ̀ Damam Abuha mọ́kà tọ́ ìgbógbó ìlú tí mẹ́sàdá níbẹ̀ ní ọ̀tẹ̀lé lọ́dọ̀ wá ń bí àwọn ìjọba ti wọ́ ò mójútẹ́sì tó mọ́tò ti bẹ́ẹ̀ a ní àwọn ìgbìmọ̀ tí a ní gbẹ́kẹ̀lé nínú wọn kó wọ́n gbìyànjú wọ́n lè má ti perfect o tó gbéjọba bá ti bá ní dá sí èyàn lè perfect àwọn náà ni Islamic Council for Islamic Affairs àwọn lágbẹnusọ fún wa ní Nàìjíríà wọ ẹ̀kún ọ̀rọ̀ oṣù lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Sultan of Sokoto ó ní olórí ó wá ní àwọn aṣojú káàkiri láwọn states irú Èkó wa yìí àwọn aṣojú wọn àkọ́kọ́ Baba Ṣẹ́fì Ìmáàmù Èkó bàbá bàbá àdínì àtàntẹ́ àtúrí báyẹn lọ a ni wọ́n fi ránṣẹ́ sí tọ́jọ́ wá fi ránṣẹ́ sí wọn àníwó kéde fún wa kí gbọ́ tí internet wọ́n náà ti lóṣù ní Kaduna ọmọ kàkì láà láàrín mọ́ sọ pé ẹni sùúrù fún announcement sultan akamọ́ a máa bèèrè nígbàtí olóṣù Saudi kílà tún dó se ń bí bẹ́ẹ̀ ni ìgbà mí ń bẹ dáa lè fi oṣù lúmi gbà wẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ fátíwà àwọn àfáà lè ní kódà tí mọ́ Saudi Arabia gangan ó ní pé ìkú lè bá ládín òyàdò kí ó lè lè kọ̀ọ̀kan kó lórí oṣù láti fi gbà wẹ̀ torí díẹ̀ la fi máa ń retí announcement látọ̀rọ̀ sultan gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà a ní lo oṣù Saudi láti bẹ̀rẹ̀ àwẹ̀ tó pé lè kó lè bá ládín òyàdò ìbẹ̀nú àwọn àfáà tẹ́lá lè lò ṣùgbọ́n èyí tí kálukú wọn mú dání sí tí kálukú ń practice ní sí ó ní ikú lè bá ládé ní òyàtò kí ló kọ̀ọ̀kan ó lèdè kọ̀ọ̀kan olórí oṣù rẹ̀ eléyìí ni àkọ́kọ́ inú ẹ̀kọ́ iná ń pè ní mọ̀rọ̀ kábàtù ìlàlì ṣàbàn ìsàmójútó ká mánítọ̀ oṣù ṣàbàn a mánítọ̀ ẹ̀ ní ìbẹ̀rẹ̀ a mánítọ̀ ẹ̀ ní parí هذه وقفة ẹ̀kọ́ kan ẹ̀kọ́ náà kejì tá a fẹ́ kọ́ òun náà ni fọ́dìlù ṣáàrì ṣàbáàni ọlá tí ń bẹ fóòdù ṣàbáàni ọwádábáka látọ́if ìmọ́bùnú rajab lambali ibi tó ti sọ àwọn nǹkan tá a máa ṣe inú sójú ọ̀run kọ̀ọ̀kan nínú àwọn oṣù tọ́lọ́lá ní ṣàbánù wà anábi kàkún nínú láàmà pé ó ní ọlá onígbà anábi máa pọ̀ ní ìjọsìn nínú ẹ̀ anábi máa pọ̀ ní ìjọsìn ní ṣàbánù agaga àwẹ̀ gbígbà anábi kìí fi ṣeré nísìn bó bèèrè lọ́wọ́ yín ẹlódì mẹ́ta ó ń ní sí tí ó ti gbà kankan nù mẹ́ta yìí àjò ànábí o gíní wọ́n gbẹ̀rẹ̀ nìkan ní Usama múnú Zaid radiyallahu ta'ala anhuma Zaid múnú àrífà ló bí ó wá máa sọ ànábí níjọ́kan wá ní lọ́mọ̀ àráka ó ní ìròjìṣẹ́ mi ò kó o máa gba àwẹ̀ nínú àwọn oṣù yòókù bó o sì máa gba ọmọ ṣàbá ẹ̀kọ́ kan tó nù kí ọmọ kéwú kó stọ́dì àfẹ́ táà bá ń bá àfá àárín àmá stọ́dì ẹni ká lè kẹ́kọ̀ọ́ lára rẹ̀ ó sọ ànábì níbẹ̀ kí ó sàgbàlagbà ọmọdé ni ó nínú àwọn ọmọ ànábì ni ó ní wọ́wọ́ ṣáàrùn olóṣù náà só ànìwú tí àwọn èèyàn kìí kàákún gáfùlà wọn kìí kàákún wọ́n mọ́ ó ní bẹ láàrin Rajab àti Ramadan wọn kìí kàákún àwọn kan bẹ Rajab ni wọ́n kàákún aka ń bẹ̀rẹ̀ bá náà wọ́n kàkún ṣùgbọ́n ṣe àbáwọn ní kàkún alúwà sọ oore kàtí bẹ́m̀bẹ̀ ó ní túrìfà olè àmá ìlà rabbil alamin ó nínú oṣù yìí oṣù ṣàbánù yìí gbogbo sẹ́ta ṣe láti ọdún tó rí kọjá lọ wọ́n lọ fi hàn ọlọ́ọ̀bá ń sánmà ìgúlá ìṣàfí tó kéré wọ́n lọ fi wọ́n lọ irú tó kéré o yàrọ̀ àwẹ̀ tó gbà rí o kwan tó kéré o tó ẹ̀pẹ́ rọ́ náà bá ní irọ́ tó parí o tó ẹ̀pẹ́ olè bá ní olè tọ́jà rí o tó yìí bá ẹ̀rí oúnjẹ látọ̀ndọ́ lọ wọ́pin kan sí ń bọ́ọ̀lẹ̀ lórí ọkùn tó ń o attachment ń gbé kan lórí ìkanna ní o ah

tó dà gẹ́gẹ́ bí annual accountability annual accountability ti Islam anábì ní oṣù ní oṣù Ṣàbán ó ní wà wíbu anábì ní wá máa wù mí ààrùn yorùbá amálí kí á lọ bí sẹ́mi hàn náà bá ń sánmà wà na sọ ìp kí n jẹ́ aláwẹ̀ kí n ń bẹ́nu àdìsí sí tí àbúrẹ́ àgbà wá tí ọlọ́n nínú àtìkún sí pé asọ́ọ̀mù lè ánàlẹ́bì àjẹsíbìyì èmi mọ́ láàwẹ̀ èmi máa sẹ̀sán àwẹ̀ ọlọ́n fẹ́ràn àwẹ̀ pọ̀ ó wá ní tí a ń bá fi sẹ́wọ̀n ọlọ́run bá kí sẹ́tọ́ ọlọ́run bá fẹ́ràn wà nú ẹ̀ ọ̀nà kanú èkejì ní ẹbá sí bá ṣàbánu lò kágbàwọ̀ inú ẹ̀ agaga anísìlẹ̀ awwal minhu anísìlẹ̀ awwal minhu ìlàjì àkọ́kọ́ nú ẹ̀ táa bá dá ọgbọ̀n sí méjì mélòó ní ìlàjì mẹ́ẹ̀dógún inú mẹ́ẹ̀dógún yẹn mẹ́ta ti lọ́mẹ́ báyìí tó bọ́ wá di mẹ́ẹ̀dógún àkọ́kọ́ yìí bó bá ròyìn lóyìn ní gbagbo mẹ́ẹ̀dógún yẹn tó gbà tẹ́lẹ̀ ra wọn báyìí wo ni gbọ̀kan lónìí bá tó jọ mẹ́ta tó gbà kan ó sáré pé kí mẹ́ẹ̀dógún yẹn tó lọ ń gbà torí pàdé sí mi tó wá pé ìdá ìdásọ́fà ṣàbán fàlà àtàṣòmù hátà Ramadan tí ṣàbán tó ti di mẹ́ẹ̀ẹ́dógún ẹ má gbá àwọn tó màdánù fi dé àwọn sàṣàrà pé báwọn afáǹfà àdíṣẹ́ mara wọn ní ọwọ́ wọ́n wá ń fà pé sáà lè gbà wọlé mẹ́ẹ̀ẹ́dógún àbá lè gbà àwọn kan náà ní mọ́sábì mú ṣááfì wọ́n ní gbà wọlé mẹ́ẹ̀ẹ́dógún yẹn haramu èèwọ̀ ni àwọn kan ní makruh akọni akani mùbá àsìlégbà tó bá dúrà dìísì àbú rírá mí bẹ́ sọ ìbọ́sọ̀ mú sí pé ẹ má gbá àwẹ̀ pàdé Ramadan o ẹ fọjọ́ kan àbọ̀jọ́ méjì ilẹ̀ àwọn kan wá ń bẹ kódà kọ́ ti ẹ̀kọjá mẹ́ẹ̀ẹ́dógún yẹn agbọ̀nlẹ̀ kan gbá àwẹ̀ àkọ́kọ́ ẹ tó ní gbèsè àwẹ̀ láṣẹ àlọ́run ìyẹn mẹ́sà bá wọn sẹ̀rẹ̀ sáwọn obìnrin bóyá wọn tọ́mọ lọ́wọ́ bóyá wọn ló ń sinú bóyá wọn sẹ̀jọ́ sóòsù tí ò tó wá gbáwẹ̀ àmọ́ wọ́n mọ́ ń ṣàbá ńlá fi ṣèkọ́dọ̀ rẹ̀ ló fi san padà tàbí ẹni tó ti sọ yí pé ó ti gbé àdéhùn pé gbogbo Thursday tó bá ti báhùn láyé gbogbo Monday tó bá ti báhùn láyé tó wá pé lẹ́yìn ìgbà yẹn wá rè Monday tó wá wá lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún yẹn yóò ẹ̀bẹ̀ tó sì lè rí àwẹ̀ pèrè ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi ma máa gbà fẹ́rẹ̀ ọlọ́run wá ẹgbẹ́ àwẹ̀ yẹn wá bọ́ sínú lẹ́yìn mẹ́ẹ̀dógún yẹn orí tó burú bẹ̀ tàbẹ́ ẹni tó dáràn tí wá ń ṣe kàfàárà ní inú ìtanràn inú ìtanràn ń àbẹ́ eléyìí ẹ̀kọ́ anábì máa ń gba àwẹ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ni àti mọ̀má Aisha ó lóun rí kọ́ anábì gba àwẹ̀ oṣù kan délẹ̀ rí abdulmadan òun á rí kọ́ pọ̀nù àwẹ̀ kan bí ti máa ń pọ̀nù Shaban lẹ́yìn náà inú àwọn ẹ̀kọ́ tààtù máa ń kọ́ o náà ni magifradun dùnà magifradun dùnà ọlọ́ a máa forí ẹ̀ṣẹ̀ jì ẹnu Shaban ọlọ́mọ àforí ẹ̀ṣẹ̀ jì nínú ṣàbán àsìkò àforíjì ni ana Muhammad inú àdízi Mu'az gbà lọ́dọ̀ ẹ̀ anábì ní ọlọ́ọ̀bá Allah ìmá garun wa àwọn ẹrú rẹ̀ ní ìlàjì oṣù ṣàbán yóò wá ní gbogbo àwọn ẹrú rẹ̀ àyàfi àwọn ẹlẹ́bọ àti àwọn tàbí àwọn oníbídíà inú ẹgbà wá mí ó lọ bá máa ń garun wọ ẹrú rẹ̀ yóò forí jí gbogbo àwọn mùmìní yóò wà lọ́n àkèbè lára pé sẹ́ẹ̀ ní gbọ́lọ́ngbọ́ ni yóò wà fi àwọn onínúbí nílẹ̀ ìjọba bínú ara wọn kò ní forí jì wọn ó dàbí ajẹ́ mùsùlùmí tí wọn ò fi ní bínú ara wọn mọ́ àdíìsì jẹ́ fún wa pé Ọlọ́run máa forí jìyàn ní oṣù yìí àgàgà ìlàjì Ṣàbán látara pé léyìí àrí àkọọ́lẹ̀ yìí ẹwọn àbá aláìsọ pé àdísùn hassan wọn àsánẹ̀ pé ìkẹ̀kọ́ ń bẹjẹ́ ní ṣàbán gbọ́ lórí bí àwọn wá sọ́dà lé ní àkànṣe náàbílà àkànṣe àdúà yàásí mẹ́ta ọ̀kan fẹ́mi gígùn ọ̀kan fárísìkí ọ̀kan fún láti ti aburú dànù rí yẹn kúlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn rí àwọn àdádálẹ̀ ni táwọn àdádálẹ̀kùn tí àwọn afáǹfà mara wọn lọ́wọ́ in dá àkẹlẹsọ́wà ní pé common special prayer fún ní ṣàbà ṣùgbọ́n bá a ṣe bóòrú lò tẹ́lẹ̀ náà kaba lò bẹ́ẹ̀ bó bá jí lóru náfílẹ̀ tó máa yàn tẹ́lẹ̀ yàn àdúrà tó máa ṣe ṣe àlùkọ́ tó máa ké kí àfúnjẹ́ tó wá wá kámọ̀ yí pé kìí adìsínlọ́n lóru yẹn bọ́n kìí ṣe báwọn yẹn ṣe ń ṣe tí a ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kún eléyìí ó tún jẹ́ ẹ̀kọ́ kan nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ nínú ẹ̀ wọ́n pa àfáà kan ní Abubakar al-Warraq ó ń sọ fún wa ó ní ṣáàrù Rajab ó ní oṣù Rajab ṣáàrù zẹ́rì ó dáa máa fi gbìnrúgbìn ni ó ní wà ṣáàrù ṣàbán oṣù ṣàbán ṣáàrù sẹ́kì ó dábí máa fán omi sírùgbìta gbẹ̀nàrájá bìnrin wà ṣáàrù Ramadan ṣáàrù lẹ́hìsàn ó ní oṣù Ramadan láti máa kéré ta gbẹ̀nàrájá bùta fọ́mẹsí nínú ṣàbán kìtùmẹ́lẹ̀ ìtumọ̀ ni wípé láti rájá bùn mùsùlùmí jí máa múra lẹ́dí Ramadan pẹ̀lú àwọn ṣe olóore ìyẹn ni ní oṣù tó lọ tó délẹ̀ ní tá ń sínbẹ̀ nígbà tó ti dé ọkọ̀ bẹ̀ lórí ìmójútó wákàtí márùn wa nígbà sí mú tó tẹ́lẹ̀ lọ ti máa dé ní jama lẹ́yìn náà ìlékún ní àwọn nàwáfì lẹ́yìn náà àsìká àwọn ọ̀nà tí ó alistimawu ilẹ̀ alìkùrán ìmọ̀ agbó alìkùrán ní káfí kún kíyàmùlẹ̀ inú òru káfí kún a ti bẹ̀rẹ̀ Rajab awọ àjẹ́ ọpọ̀ sínú Ṣàbán a ti ráwọn ẹni ìsáájú wọ́n ní ṣàrù Ṣàbán ṣàrù Qur'an wọ́n ní oṣù Ṣàbán ó sọ àwọn kíyàlùkùrán torí díẹ̀ àwọn àbádà tá fẹ́ sínú Ramadan àti bẹ̀rẹ̀ nìsí kó lè rọ̀ wá lọ́rùn nígbà Ramadan bá dé dùgbà àwọn nǹkan mẹ́ta pé ní wàzọ́ ìfẹ́ Ramadaniya àwọn sẹ́jà fẹ́ ká Ramadan pọ̀ gbogbo mùsùlùmí pé àwẹ̀ nìkan ni iṣẹ́ Ramadan ó lé ní ogún tábá fẹ́ sí dáadáa ẹlòmí ọmọ jọ àwẹ̀ lọ àti tàràwì ó sì pọ̀ jù bẹ́ẹ̀ lọ torí díẹ̀ àti ṣàbán láti máa ṣe bí ìgbàta fẹ́ kí àìlà àyànáfílà afẹ́ kí àsùbá àyànáfílà afẹ́ kí ìṣà àyànáfílà bẹ́ẹ̀ nẹ́ni dáa bá ń ṣe àìnú ṣàbán ní Ramadan ilé tó jẹ́ inú àwọn ẹ̀kọ́ tí a fẹ́ lẹ́yìn náà dawratun láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìrẹni tó wà pratica fún Ramadan ààrẹ náà ìná ń pè kágbẹ́ sẹ́mínà torí díẹ̀ àgbọ̀ òjíkí Ramadan bá lójijì láì pẹ̀lú inú sọ́tò Tauba aya 46 bàtọ́lọ bá ń sọ̀rọ̀ àwọn sàábé àwọn mànáfíkì jẹ́ ọlọ́sọ̀jú ogun ọlọ́run ni tí a ń bá ṣe pé wọ́n bá ní àníyàn ni wọ́n bá múra lẹ̀ láti bára ànábì jáde ọlọ́ni láwọ́ àrádù fòrò láàdùlá ó dà tó ẹgbọ́n bá bẹ́ẹ̀ jáde wọ́n bá prepare bàbá wa àgbà bínú kan yóò ó látara àdé léyìí gbogbo sẹ́lẹ̀ pàtàkì lọ́dọ̀ mùsùlùmí gbọ́dọ̀ fún nínú làwọn máa ń fún láàbá ń pè ní alistidad preparation istidad wá ọ wá ní àwọn agbègbè oríṣiríṣi ìyẹn mo fẹ́ mú ẹnubà díẹ̀ kí ló dáa máa prepare for Ramadan torí pé àkàrà afẹ́ sí Ramadan gẹ́gẹ́ bí dave rahman dave rahman àlejò ọlọ́ọ̀bá láàrin àwọn náà sí ma ní ọmọ fẹ́ gbàlejò bí àlejò bá ṣe tó láàṣẹ gbà ẹwò pínṣẹ́ ayíta ń lò ọlọ́ọ̀bọ̀ ò sí ṣàpèjúwe o gbọ́nù pínṣẹ́ ayíta ń lò mọ́ fẹ́ ṣàpèjúwe fún wa mídá wà ní ìsìn lókà gọọmenti kan ní imam kí ló kà lókà gọọmenti Lagos Island tàbálà fẹ́ gba shaman Lagos Island lálejò ní jamaatu wáyé amúrálẹ̀ bá ní múrálẹ̀ irú àgádá fi jókòó ní òfìjókò ẹ̀dàmínú rárá tí ó rí tébùrù ọgbẹ̀ báyìí fún lórí pé kí ni shaman local government wọ́n ní governor Lagos State sẹ́rù múradá múrálẹ̀ fún sàmìlókàrí lẹ́ múrálẹ̀ fún ẹ̀dàmìlò pàjọ́ ẹ̀dọ̀ gani president ní ń bọ̀ àti jamaatu yóò ẹ ti rí wọ́n ní Ramadan dẹ́bù rahman dẹ́bù rahman àlejò ọlọ́run ọfẹ́ bá máa nẹ́bì tí wọ́n náà jẹ́ kanú máa nẹ́bì torí díẹ̀ láfẹ́ múrálẹ̀ Ramadan àlejò tábàsì ẹ gbà rí á láti mọ̀ èyàn kí gbàlejò tí ó mọ̀ inú tọ́kọ mọ́ lára ni tọ̀bí ẹ̀tù dẹ̀ níṣọ́ àlejò yẹn irú àlejò wó ni ọ láti inú tọ́kọ mọ́ ni pé máa yóò hip kí lálejò yìí kí lọ like wà máa dá ẹyà kàrù kí ni ọ̀fẹ́ tó pọ́ fẹ́ satisfy àlejò ẹ ó láti mọ̀ tọ́bí àti tí ọ̀fẹ́ lẹ́yìn náà ó súnmọ́ sí kí ilé ọpàdé alọ́pàdé rádá ibi àti kọ́ bẹ̀rẹ̀ wípa fẹ́ pàdé bó nígbàbọ̀ sórí ilẹ̀ ni bọ́dánù sórí òfurufú ni yápọ̀tì ni ẹ sójú omi ni pọ́ọ̀tì ni ẹ abẹ́ẹ̀kọ́ ni mọ́tò wọ́n láti pàdé kódà wá mọ́tò yá kan mọ́tò dágú mọ́tò ń tó gbá àfẹ́ àfẹ́ disgrace àlejò wa mbùlá fẹ́ gbé sí ta ní ọmọdé ó ti lẹ́yìn náà àlejò dá ń sọ yìí jọmílò ni ó lò gbogbo ilé ni mọ́rálẹ̀ lẹ́yìn náà nígbàtí bá ń padà lọ bó láṣẹ sí àlejò Ramadan wa ń bọ̀ àlejò Ọlọ́run bó láṣẹ pàdé ẹ̀ àkọ́kọ́ a máa pàdé àlejò ọlọ́run bẹ̀lẹ̀ farahi wàsùrúrí wàlẹ̀ báhàjá pẹ̀lú dùnú pẹ̀lú awa happy òpin ìdùnú ẹwà àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlẹ́ ni wọ́n gba Ramadan pẹ̀lú dùnú àwẹ̀ ọkọ̀ ni tó ń gbà àgbààgbà àwọn oníbàjẹ́ yìí àwọn àwọn àwọn olè tó pé inú inú àṣà wa ní àdúgbò wa ń bí nílẹ̀ Yorùbá wa ni pé èyàn kìí dẹ́sẹ̀ Ramadan abẹ́ẹ̀kọ́ ni kò túgbà tẹ́sẹ̀ dá túgbà kẹ tẹ́sẹ̀ di dáadáa kódà àwọn oṣù kan bẹ́ tó Ramadan tó ká dẹ́sẹ̀ nú ẹ̀ ìyá bẹ̀ ọ̀dọ́bù ni inú ẹ̀ lóṣù tààdù táwọn Rajab inú ẹ̀ náà ni Muharram inú ẹ̀ Zulqa'dah Zulhijjah oṣù mẹ́rẹ̀ẹ̀rin yẹn

wọ̀bìlà azimati kọ̀wíyà pẹ̀lú determination ìpinnu pé a ah, máa ṣiṣẹ́ dọ́dá nínú Ramadani ìyá dìtàmì full determination mi ò ní fásitì rárẹ̀ torí eléyìí àwọn afá wa wo àwọn abala tí wọ́n fẹ́ káti pèpíà wọ́n sọ bí abala bí méje tó yẹ kí preparation wa kó gbà gẹ́gẹ́ bí mùsùlùmí àkọ́kọ́ ń bẹ̀ alìsìdájú alìmáni wà rúhì ìyẹn ni first aid preparation spiritual preparation spiritual preparation ìdàgbàsókè ẹ̀mí yẹ kí fi ẹ̀mí tí ó pàdé Ramadan ọ̀ràn yẹn ni kéèyàn jẹ̀mí ẹ̀lógún àkọ́kọ́ ń bẹ̀ bitauba asọ̀ọ̀dọ́kọ̀ átùbá kìí ṣe nǹkan rẹ gbogbo tí a ní ọ̀dá kó wá Ramadan ọkọ̀ túbá ọmọ mutí wà túbọ̀ ọ ọmọ ṣe sínà wà túbọ̀ sínà ọ ń wà túbọ̀ olè ọmọ ń parọ́ wà irọ́ ọmọ ń lu jìbìtì wà jìbìtì ó ń ó bribe fún bribe ó ń gba interest fún yẹn interest bákan náà wà ní ó sì ní àníyàn dáadáa good intention lẹ́yìn náà ó sì jẹ́ kí ọkàn rẹ mọ́ abúlẹ̀mọ̀ sún lórí àrátàlá ni ó ní àwọn sàábí a máa ń pàdé Ramadan pẹ̀lú ọkàn mímá àwọn ènìkìní kan lẹ́mìí sí ara ìyẹn wá rèé bí kò sún bá ń bẹ láàrin wọ àtẹnìkan tó mọ̀dá bá ń bọ̀ ẹ pàtì ẹ gbàgbé ẹ̀ ìyẹn bẹ̀rẹ̀ nú ọkọ tàbí ìyàwó tó nú ilé wọn ìyàwó méjì mẹta ní bẹ́ẹ̀mbẹ́ tí a tó pé olórogún náà ń ṣe bẹ́ẹ̀ mọ́sálásí tí àárín ìmáàmù àti jàmọ́tò tàbí kọmití gbogbo ẹ̀sá ń ọ̀rọ̀ ní ká jókòó wọ́n pè ní jídísàtò mùsọ̀láhà ìjókòó sàtọ́ṣe reconciliation city pé alátàtọ́ṣe ni àgbọ̀ bàbá ìwọ̀ Ramadan tó bá mọ̀ bó mi ọgbà wà láyé mọ́ àwọn kan bẹ àjọ gbá ti ọdún tó lọ ní wọ̀n sí láyé mọ́lé ni èyí tó ń bọ̀ náà bọ́tẹ̀ súnmọ́ tó ire kò sí garanti gbogbo àìníyàn bà láyé àbíká belon ó sì gbàdúrà wa kọ́kọ́nù spiritual preparation ọkọ ó ṣe ìyàwó ó ṣe ọmọ ó ṣe ẹ̀gbọ́n àbúrò ìbáyàn ṣe mi ò lè bá yàwó mi ṣe yàwó mi ò lè bá mi ṣe mi ò lè bọ́ ọmọ mi ṣe ọmọ mi ò lè bá mi ṣe àmì ìrù àjàlá rẹ̀ mi ò lè bá ọmọ mi ò lè bá mi ṣe tèmi yóò bá ní òkòkò ní kùn ó ní mọ́mọ́nú àkọ́kọ́ nù ẹ̀sẹ̀ lé ní ẹlẹ́ẹ̀kejì alìsìdá annafsi wàtàyúì ìtumẹ̀ ni pé psychological preparation ìlẹ́mìsì ah, tó mọ̀ náà bá dé ma gbìyànjú mẹ́ ìyá ti dìtàmì a ma gbà mẹ́ dáadáa ma kí alùkwáyìn dáadáa mi ò ní jẹ́ kíkìyà múlẹ̀ bọ́mí mi lọ́wọ́ mi ò jẹ́ kíta láwí bọ́ mọ́ mi lọ́wọ́ máa pọ̀ ní sàárà máa sì tọ́rù sọ́ọ̀yì yóò ti dìtà mi mi ò ní sọ́lẹ̀ mi ò jẹ́ kó rùn mí pọ̀ ìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n pè ní alìsìdáàdù nafsi wa tahayyuli psychological preparation ilẹ́mí ṣe ìdí àmúrè bà ló dí àmúrè mi ò ní yọ́lẹ̀ gbogbo eléyìí ni ó ń lapa lórí bá bá sì bẹ̀rẹ̀ Ramadan gbogbo ẹjọ́ bá ní pípẹ́ àdáǹsọ ìyọ́kàn já lọmọdán lójijì ní onílèsí nǹkankan kó dàgbà mi ń bẹ ọ̀sẹ̀ kó ti lọ́tán kò tí gádàrà rẹ̀ ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wọ́n pè ní alìsìdádú àjísmi wàsíhì wọ́n pè ní physical preparation ó ní pé kí èèyàn lálàáfíà kí ẹni tó fẹ́ gbá ẹ̀kọ́ wà physical fit òkun ara ń bẹ torí pé Ramadan iṣẹ́ ni iṣẹ́ ni ẹ̀rùn bàbá wá ń jọ wọ́n ní kẹ́ẹ̀ lọ́sán kẹ́ẹ̀ lóru àlejànà lájókó pẹ̀sán kẹ́ẹ̀ lọ́sán kẹ́ẹ̀ lóru iṣẹ́ nu iṣẹ́ ọ̀sán ṣòro ani Muhammad ó ní al-mu'min qawiyyun wa khayru abu ilallahi lẹ́lùmọ́mí dọ̀yìn wà fi kúlò ṣe ó ní mọ̀mí tó bá lókun lára tó wà ẹ́rì olóore ọlọ́run níbẹ̀ ju mọ̀mí náà lẹ lọ torí ìdí ọ̀ràn àyàn ni káwà physical fit fún Ramadan ọ̀nà wò láfẹ́ máa wà physical fit àkọ́kọ́ mbẹ̀ ìyẹn máa lọ sí general medical check ó lọ sọ́dọ̀ àwọn dókítà wọ́n yẹ ẹ̀jẹ̀ wọ́n yẹ tọ̀rẹ̀ wọ́n yẹ fùfúpa so fit láti gba àwẹ̀ àkọ́kọ́ nù èyí láti mọ òdiwọ̀n ìlera rẹ̀ kó tó gbéyọ gbáwẹ̀ ẹlẹ́ẹ̀kejì o náà ni exercise inú kàtẹ́ ìjìbá ní wà physical fit exercise anábì máa ń ṣe àwọn sí pẹ̀lú ìyàwó ẹ̀ lókún mùsùlùmí lójoojúmọ́ bọ́bá jẹ́ máa ṣe tẹ́lẹ̀ ṣàbá ló dé kódà bí ojú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ láàárọ̀ kí ló ń prí bí á fún yẹn Ramadan kódàgbà mi ń bẹ jẹ́ bá lọ bí iṣẹ́ ọkọ̀ mẹ́tàlá ẹkọ́ ọwọ́ ọwọ́ méjì ó fi yòókù rìn physical fit òun ṣe exercise nù ààbò mi ń bẹ láwọn ìlú ńláńlá tó yẹ pé ilé alájà tó ga ní ó lè jẹ́ 10 stories 10 lift wọ́n tó ní step tó ní gun lift step lóògùn lọ sókè lóògùn bọ̀ kí ló fi sí yẹn exercise àwọn kankan bẹ tí máa wíkè èèyàn tó pẹ́ aláàlì ní tábàtí yọ ma wíkè èèyàn inú ẹ̀lómi tútù ọmọ jìnà sí a ní bí ọba wọ yí mi ò lè sé kíní ló lè mú lónà kí a máa wà ánú yá kọ́ the hours ìmọ̀ wíkì bọ́dí Ramadan nínú ẹ̀ ni kí a máa jìnà sẹ́sẹ̀ tàbá tí jìnà sẹ́sẹ̀ sí ọlọ́run fún ìrìnlógún ara inú ẹ̀ náà ni kí a pọ̀ ní stikifar a máa ṣe stikifar inú àwọn kajá ń pè ní prophet medicine wọ́n pè nìkan ní mom zemzem ajiwa gbogbo àwọn kan yẹn mẹ́zẹ̀ ètò tí a bá sọ pé àti àbá lólé yóò tí a bá sì kéde yóò abátùsọ̀ àdá gbogbo yẹn bóyá síbí kọ̀ọ̀kan ní ọmọ àtóyìn gbogbo ilé náà ni tàbí kí a lọ sọ́dọ̀ àwọn dókítà gbá ṣe sọ fún wa gbogbo lè lẹ́yìn náà ya máa mú àgbo ya máa mú àgún mú nígbà ìjọba tí ní nǹkan tọ́nà bọ̀ fẹ́ sí níbẹ̀ Islam pé ká máa mú àgbo ká máa mú àgún mú nígbà tí haram tí wọ́n sì ní ká lọ́nà haram ká pé o orí ti máa ń lo odò ojú o ìhòhò la máa ń lo dédé kan òru tó a máa sọ kan òru eléyìí ń ni o lẹ́ẹ̀mẹ́ta eléyìí ọgbọ́dọ̀ kanlẹ̀ wọ́n kanlẹ̀ léléyìí tí bá ti gbogbo nǹkan jẹ́gẹ̀dẹ̀gẹ̀ ń Islam wa ọ̀takọ̀ àgún ọ̀takọ̀ àgbò inú ìlànà àwòsàn ní preparation ìnáwó ìyàmá ni o ìyẹn wà àgàwà wátà àjọkùnrin ẹgbọ́pọ̀lọpọ̀ ọmọdé ni yíná gbọ́fọ́ àwọn torí àwọn àgbàlagbà jẹ́ ń bẹ́ ń bí gbogbo ọmọdé prepare Ramadan àkọ́kọ́ Ramadan na ń bẹ́ ń ta kò sí ta ẹnu halal tahari al-halal káwọ́ na halal ká má jẹ tí ó jẹ́ halal ọwọ́ haram kì í Ramadan tó wá rí tó wá lé kí ló dé Islam ní ká má jẹ haram àwọn àkóbá rẹ̀ pọ̀ yàtọ̀ pé látara ìjẹ haram èyàn wọná àkóbá pọ̀ mẹ́ a máa kóbá ìlera bá ní ẹ má jẹ yẹn ó nípa inú ìlera wa a máa dínà gbígbà àdúrà ẹwà dé sí àbúrò ogun tó

kódè yà máa lọ yáwó ń Ramadan tí ó bá sí ẹsà gbáwẹ̀ fámílì ọgbáwẹ̀ ẹwọ̀n bàbá john nígbàtàwà ń gbé lókè wọ́n fẹ́ Ramadan ṣeré àgbàdo wọ́n tọ́jú ẹ̀ fún Ramadan ọkà bàbà wọ́n tọ́jú ẹ̀ fún Ramadan epo pupa ilá fún ó ṣe òbúkọ ó ṣe àgbò tó pé inú àwọn ọmọdé máa dùn ní pé rọmọdá ń tó máa ọmọ kó sí wáyé látòkó ọmọ jálẹ̀ ìyẹn náà pè ní financial preparation ó di mélòó nínú ẹ̀ náà ni alìsìdádó alìdárí wàtàsímìmì ó náà náà pè ní administrative preparation administrative preparation ìyẹn láti ní nǹkan sórí ètò ọkọ̀ bẹ́ẹ̀ ìmìlágbájá individual ìyẹn ní time from 30 days nígbò ni mo fẹ́ máa jí lóru tí n bá jí mo fẹ́ ṣe àgbà mi mo fẹ́ ké láàrín ìlàyé náà mẹ́rin mo fẹ́ ṣe ẹsẹ́ gbogbo kí tàràwé èèyàn mẹ́rin mọ̀ fẹ́ bọ́ sí Ramadan fi délẹ̀ sàrá mi mọ̀ fẹ́ ṣe mo fẹ́ lọ ma gbọ́ tafsir mo fẹ́ lọ ma gbọ́ wáàsí tí ó sì ma máa kí ẹ everyday ó ti wá prepare ara ẹlẹ́ before Ramadan ó ti ní timetable wọ́n kò ní daily evaluation ó láti ní daily evaluation tó ma fálò ààrẹ lórí Ramadan bá tán wà fi wá wò pé Ramadan kúrò àmì ìrọ̀fẹ́ kí lọ́dún yìí gbogbo ilé ara ẹni ó lè jẹ́ ẹbí ní fámílì ẹ jókòó àti gbogbo ọmọ inú ẹ̀ náà ni pé kí la fẹ́ jẹ Ramadan ìrànkùnlọ́ kí la fẹ́ ma fi sínú la ma fi jẹ sàárì gbogbo láàmà jí lóru kí láwọn kàdájọ máa ṣe pọ̀nú ẹbí ní àwọn ìjọ tó lálejọ sí lápapọ̀ gbogbo ilé ńlá láti ma ṣe a pé àwọn èèyàn lẹ́mkẹ́ wọ́n sínú pẹ̀lú wa àwọn ọ̀dọ̀ bá àwọn èèyàn ni gbogbo ilé ńlá láti ṣe family nù tó ẹ̀kọ́ masalasi masalasi ní olétò Ramadan project wáàsí mú lafẹ́ sí masalasi àwọn olàfẹ́ wáàsí tàràwí wọn mú lafẹ́ kí sáfẹ́ lọ gba àwọn àfá ìjọba ní kí tàràwí wá ní àwọn òfáàs àwọn tẹ́kàrù kan sórí rákà mélòó lafẹ́ mọ́ kí agbó ìlàmọ̀ bẹ̀gbó lámọ̀ parí ẹ̀ wáàsí lẹ́yìn agbá kí tàràwí lafẹ́ mọ́ ṣe ni àbíkájọ́ kí mọ́ grip a mọ̀ pé káàkiri ilé ni àbí mọ́sáájú láti máa ṣe tábà tó jẹ́ islamic organization aláti ní tàbí ní radio program television program visitation ìsàbẹ̀wò inú ẹ̀nìká bẹ àwọn ẹnire wò inú ẹ̀nìká bẹ hospital wò inú ẹ̀nìká bẹ sàárè wò gbogbo lè láti ní bó láti èèyàn mẹ́rin lọ́wọ́ kó díkà wa ẹ̀fẹ́ organization wa gbogbo ilé ó wà ní ẹ̀yàbẹ́ administrative preparation nínú ẹ̀ tó ní pé alisidad alilmi walfiki ìgbáradì ti ma ìgbáradì ti ma ẹ̀rí aláti gbáradì lórí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀kọ́ wùlá fẹ́ kọ́ kí Ramadan tó dé ìyẹn ń pè ní fíkì síyàmù fíkì síyà fíkì àwẹ̀ alájìmọ̀ fíkì àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ni akẹ́gbàwẹ̀ náà ma fíkì rẹ̀ àmọ́ tó bá àwẹ̀ jẹ́ pápẹ̀lẹ́ ìsẹ̀ iná ma wo àwọn ṣẹlẹ̀ kama máa ń akọkọ yọ ama àwẹ̀ a máa retí oṣù àbá ìtẹ̀gbóṣù labásùn lọ àti kọjá ká tó ajínigbé after six bá ṣe pé ọ̀kan náà máa yáwá ọmọ rúsù lánàá àìjẹ́ sàárì a ṣe kí ni àníbìsí gbogbo ẹnikẹ́jọ́ bá jẹ́ sàárì kí àṣìbá tó kí àṣìbá tó tó kárùbájà tó yọ ọ̀láwẹ̀ ó mọ̀ pé àwẹ̀ ọjọ́ yẹn ṣe kí ni ó láti wá bọ́jọ́ yẹn lò ẹ̀dọ́ bá mọ̀ fíkì kò ní jẹun kò ní mú yóò ṣe mùsáàkù mùsáàkù ló ṣe ó kòràró kò gbààwẹ̀ o kò gbọ́dọ̀ jẹun tó bá gbọ́gbọ́n láti ró tó bá lọ jẹun anú Muhammad sàsàlá ó ní gbogbo ẹni tó bá jẹun nínú Ramadan tó kàrìkàrì jẹun láì láwùjáre ó ní bọ́bá fi gbogbo ògbésí ilé ayé rẹ̀ gbààwẹ̀ kò lè ká dáa ma fi ṣeré ń bíi wọ́n ní pé à ó sọ àwọn haúsá ní àárín ẹ̀ kéèsù tó wà lẹ́kùn mi ah iṣẹ́ gbangba kọlu wàhálà nù wọ́n nírú ẹni bẹ́ẹ̀ ìpàdé Ramadan bá wá parí yóò wà sọjọ́ kan yẹ padà ìyẹn ni yàrùjùmọ̀ ẹni ráyù Imam Maliki ni Imam Shafi ni Imam Abadi Imam Abu Hanifa ó sì lè kà láàwẹ̀ ó tó péjọ kan bẹ tí ànábì náà jí tó bèèrè lọ màmá àṣà pé sóúnjẹ ń bẹ ń lé tí àṣà ní òsóúnjẹ tánà sí ń dá àwẹ̀ lọ pé èèyàn lè dà ní àwẹ̀ láàárọ̀ àwọn ikú wa ní rárá o àwẹ̀ tí wọ́n ń sọ yẹn àwẹ̀ súnà ni àwẹ̀ súnà lè dà ní ẹ̀ láàárọ̀ àwẹ̀ Ramadan aládìsí ń bẹ tí màmá àfúsá gbà pé àná gbogbo ẹnikẹ́ni tó bá ti dà níyàn káàlù bá jẹ̀rì tó yọ kò láwẹ̀ ẹ ti rí nìsí mi wà láti inú àwọn àgbóyà ma gbogbo àgbóyà ma ìgbà mi wá ń bẹ ìwọ lórósù fún ara rẹ̀ bẹ̀rẹ̀ náà lórósù kó sùn lé kí lọ wá sí àwọn bá kan ní ọmọ gbà àwẹ̀ lọ ní gbọ́dẹ̀ lójú gbogbo àfikì ìlànà láti ma gbogbo ilé ní àwọn nǹkan tí a kọ ìlàgbà àmọ́ kí lọ bá àwẹ̀ jẹ́ kí lọ bá àwẹ̀ jẹ́ ẹ̀rí jọ àwọn wẹ̀ lọ́sàn àwẹ̀ o èèyàn lọ́sàn àwẹ̀ o ń ah, àwẹ̀ èèyàn lè kódà ń bẹ tí àwẹ̀ bá ní ẹ̀ràn àti ọlọ́sù sínú omi mọ́mù mi nìkan ni ẹ̀ nínú tàbí pé èyàn kí pápọ̀ lọ́sán o jẹ́ àwẹ̀ rẹ̀ náà ẹ́ Idris ẹ́ ọ̀kanà sàbé olóòrí tí rí pápọ̀ ní ìtún gbélé ètò lékè jù náà ni pé a lè rin pákùn lọ́sàn àwẹ̀ a lè rin bros lọ́sàn àwẹ̀ kákàmọ́ gbèmí ni kákùn sí kẹni ipò tí omi àlùwàlá tí máa sẹ́kù sí alẹ́nu wà nígbà bá tútàn láàrín náà wà gbogbo àti sàlùwàlá ní àwẹ̀ tó bá tó túlẹ̀ tán yóò sì kú rárá rárá ìyẹ́ rẹ̀ màá fún wù ní wọ́n sáyà fi kó fún wa gbogbo wọn fi kí o lè ní àti máa especially àwọn obìnrin àtúní fíkí ìjọ lọ́pùtọ̀ lọ́rọ̀ àwẹ̀ pòhun ṣe ṣe jẹ́ pòhun ṣe tọ́mọ ọ̀rẹ́jọ́ tó sún wọn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ gbogbo ilé ò náà ni àwọn agbègbè tá a máa prepare fún akọ̀ fíkí ò ló pé lásìkò tá a wà yìí gbogbo ẹgbẹ́ tó bá ti sáràn bá yé gbogbo sálásì gbogbo kí a máa kọ́ ilẹ̀ sí pé fíkí sí àmú lọ fíkí sí àmú lọ́sàn fíkí sí àmú nírọ̀lẹ́ fíkí sí àmú tó pé dịka siamụ da akọ tàbí kọ pàṣẹ ìrùtàràwì ẹ̀rì ìrùtàràwì ìrùn àkísí mìírí àwọn wàhálà tí kọ mọ́sẹ̀ ìrùtàràwì lọ́dọ̀ wá ń wa Nàìjíríà wá wa bí agẹ́lẹ̀ yoruba ní akọkọ ni ẹ̀rì pẹ́ bá já parí akpari nínú àwọn jàmáà wọ́n wa beere lá máa o

aláti máa sì kó wa ìṣáì ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ń bẹ fún gbogbo Ramadan látòkòdélẹ̀ àní ní ìṣáì tó kò tí tó kò tí wọlé àti gbọ́dọ̀ kírun láì wọlé àwọn anúsù kan àní ìṣáì àwọn abi ọ̀rìn lára ní bàbá béèrè tán àwọ̀ agree lórí rákàmílà fẹ́ ma kí consensus ni mẹ́jọ la fẹ́ ma kí mẹ́jọ ló ti bẹ̀rẹ̀ ákì mẹ́ta lè mẹ́wàá la fẹ́ ma kí ákì mẹ́ta lè gbẹ̀rẹ̀ náà wà ní súnà ogún la fẹ́ ma kí ákì mẹ́ta lè ọgbọ̀n la fẹ́ ma kí ákì mẹ́ta lè thirties la fẹ́ ma kí ákì mẹ́ta lè ogójì la fẹ́ ma kí ákì mẹ́ta lè gbogbo ẹ̀ ní àkọọ́lẹ̀ wà fún lọ́dọ̀ àwọn ẹni lẹ́yìn náà ó kọ orin wá ní ìrun àkísinmi tàràwí láti gbélò látara rọ́ àló kéèsì a ti wá ń bí ni ń الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ولا ضالين امين طه الله اكبر فبأي آلاء ربما تكذبان الله اكبر من يهمتان الله اكبر ياسين الله اكبر إيه. يروى كسمين ẹ̀sìn ń wo Namiya TV tẹ́ǹsọ́ ti Saudi Arabia two hours rákà ogun láwọn kí two hours àwọn náà fẹ́ gba ọlọ́dá jẹ́ gbà lọ́dọọdọ́ ẹni ààrẹ ìlú ẹwù yẹn náà tí a bá kí tàràwì dáadáa wọ́n jí ẹjẹ sàárì ní gbogbo dáwà fi rákà àrùn tò ní rákà mẹ́rin sálámà méjì kò ní símá àwọn bàbá jọ ní wọ́n gbìyànjú pé kàkàtà jẹmọ́ kan fi lọ máa sùn sílé ẹjá kú yànsẹ́ fún wọn àwọn bàbá náà yànsẹ́ anábìsí yànsẹ́ fún wa o anábìsí wà rọ̀ anábì ní sọ́látù léèlè máfìnà máfìnà ìrun òru ẹ máa kí ní méjì méjì tó bá kí méjì tán tó bá tààrẹ bá tó yá kí méjì sí ààrẹ tó yá kí méjì sí tànábìnú ìjẹ́wọ́ àyàn bá wa àwọn ọjọ́ mi ń bẹ ara rẹ̀ ọ̀yà iṣẹ́ tó yàn fún ẹkẹrẹ wọ́n lè ní rákà mẹ́rin lẹ́yìn fàájíà kúláàlá mẹ́ta-mẹ́ta kúláàlá mélòó orúgbà tó bá tó mẹ́wàá ó ti gẹ́ni ààrẹ ya yàkó kínú kò kí jù bẹ́ẹ̀ lọ dáraba wá yá wọ́n ní rákà ogun ìsáásílẹ̀ ogun ogun rákà kọ̀ọ̀kan lẹ́yìn fàtíà orígbó wà láàdé fún ẹ wọ́n tún ní yáyù yákọ̀ yóò mú ọgọgọ́rùn gbogbo yẹn pátá àfikún ní kìsà rẹ̀ bọ́bá ma ṣe istighfar ma tọrọ àforíjì ma sàtọ́tù fánàbí kò níye kò sí kíni kò níye gbogbo ilé ìkò náà ni kó tó wá kú ètìká kú làṣẹ ṣe kó tó wá kú zakatul fitr kó tó wá kú salatul eid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni àwọn agbègbè tí a fẹ́ sọ̀rọ̀ lọ ẹni rí pé sẹ́mẹ́wájú wa sẹ́rọ̀mọ́dá nìyẹn ká gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní orí àtẹ́ntúsá ìtọ́tọ́gbọ́ ládàkàlá kagbọ́lọ́mdà aládà ṣùgbọ́n kàlámbà ọmọdé ṣẹ́dà láìláìláǹtà ẹsẹ̀ bàtàkùn